min akthari min wahidi min as-salaf ọ̀kanú àwọn sálàfù òun ni illa fi yawmin wahidin tuwuffiyat fihi walidati bí ìjọ kan tí wọ́n kábára lẹ́yìn ìhun nínú bí ogójì ọdún ìjọ ti ya àwọn kú ni ìyẹn ni pé ló dìhun lọ́wọ́ tí ó jẹ́ kò pọ́n òkí jẹ̀mọ́ wọn pé ọ̀rọ̀ káà kí jẹ̀mọ́ nìkan káwọn rí o àwọn ọ̀bá jẹ̀mọ́ àbọ̀rí lamtafutni àtàkbírọ́tú al'ula múndú àrùbàáyínà àmà fógójì ọdún ilé iná ẹja fi èsí tí rú bèèrè yóò fi máa wá wá pé ẹnìkan kírùn ìmáàmù kan ẹnìkan tó dé bí ń bá ń wọ́pọ̀ ká fi èsí ra wa àmọ́ bọ́ bá nìdí kò burú ìrún ọbàjẹ́ wallahu adam Assalamu alaikum. Alaikum salam. Ẹ̀dàkùn ẹ̀kwẹ́ṣàn tèmi ni pé Eh, mo observe kìíní kan ní àárín ọmọ ìyá tí wọ́n ń ṣe gbìyànjú ẹ̀sìn mo wá fẹ́ bèèrè lọ́wọ́ tí ẹ jẹ́ afá fún wa eh, ibi kan láti ń bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó ṣàánú wa pẹ̀lú à ń gbọ́ discover pé súnà náà ní kẹ́yàn máa sọ ọ̀rọ̀ èèyàn lẹ́yìn láàrin brothers mo rí pé kí ní ẹ̀ fẹ́lẹ́ lẹ́nu àwọn brothers púpọ̀ so mi wọ́n á mọ̀ mo ní kí n tà láti bèèrè kí ni ogun owó lẹ́lẹ́ tún ń provide fún àárẹ̀ àìsàn yìí ọlọ́run ọ̀sán ilẹ̀sàn dáadáa ọlọ́run oníbèèrè lẹ́sàn dáadáa ìbéèrè tí è ṣe pé èyàn kan ohun kan wí òun làfá wí ìtẹ́nìkọ̀ kan wa náà mọ̀ ni inú àdánwò tí ṣẹ̀tọ́ni gbé kalẹ̀ láàrin báfà ti wí láàrin àwọn tí wọ́n ńlá wọn tẹ̀lé súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́nkọ̀ mọ́sá kàwà kúnnù wọn òun ló ti wá wọ́pọ̀ àfáà ní kí ni ogun tí rọ àrùn báyìí torí àrùn ní o kíyàn kọ́kọ́ gbà pé kíni wà láyé àrùn ni kí ṣe ìtọ́ ni ọ̀tán yàn débi pé gíbà ọ̀rọ̀ ẹ̀yìn káwà mọ́ pé lókọ̀ mí pé ẹlòmí alóhun ṣe járú wátà àdínú tí èsẹ pé nìkan wá gba àdífì ànẹ́bì lọ́dọ̀ rẹ̀ ẹlòmí a ní àtàdírù mínal mọ̀pítẹ́dẹ̀ tó ṣe pé ní ẹni tí ń pè ní mọ̀bùtádíò yìí kò sínú ẹni tí jẹ́ mọ̀bùtádíò náà kéwú káwá kí ṣètọ́ ni ọ aláwọ̀ akáfin kankan bò èyí tó burú jù ganu sẹ́mọ̀kẹ́ bá o àmá burú tí ń bẹ ń ni pé tó máa ti wí pé àbí ń bẹ nù súnà ní kéyàn máa sọ̀rọ̀ ẹ̀yìn wal-'iyadhu billahi azza wa jalla àmá èmi fi ń dáyín lójú àfá kò sínú súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ìmá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kò sínú súnà nẹ́bì bí bá ń bẹ ní ànẹ́bì ò ní kílọ̀ rẹ̀ yìn fún ahadukum an lahma akhihi maytan fakarihtumu olúwa ní bí ó burú dé bí ìgbà téèyàn ń gbé ẹran ara ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹran èèyàn ò ń dín ò ń jẹ bẹ́ẹ̀ lórí bọ̀ bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní àìpẹ́ yìí Sheikh Dr. Abdulgani Akorede hafizahullah wọ́n sẹ́ndì kìnní kan sí orí WhatsApp ní fi dáfà lóhun nísìn wọ́n pàkíyèsí òun kálukú náà ní kí fi hàn pé tó ti kálé tó ti ká oko ni wọ́n ní jọ gbé ǹdẹ̀ alkiyama bí èyàn bá dé gbangba alikiyama tọ́mọ rẹ̀ wá sáré bá pé bàbá ìhun mímọ̀ dídí ẹ̀dàkùn ẹbùn mi sínú tí kìní jẹbẹ́ bí ya àyàn bá wá tọrọ nù sẹ́ dáadáa àyàn pé ẹbẹ́ mi mo bí ọ fún mi ní díẹ̀ kó kùn mẹ́jẹ ò ti ọ ò nílé fún bàbá ọmọ bíbí inú rẹ̀ ò lè bùn ìyàwó rẹ̀ ò lè fún òun náà ò lè fún ọ kọ́ wá díjọ́ òun ọ̀tá rẹ̀ ní ọwà gbà lọ́wọ́ rẹ̀ in tó lè fi inú fẹ́ dọ́gbùn yẹ̀sẹ́ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn fá láyé tó fi lọ bá ni wọ́n ma wá mú ìrùn rẹ̀ ni wọ́n ma mú àwẹ̀ rẹ̀

torí náà àfá ọlọ́run gbogbo àwọn tí ó kù nùrù nǹkan báyìí ọlọ́run ọyọ wọn kò ń bẹ ẹni tí ó tí ìwọ́bẹ̀ dákùn má wọ́bẹ̀ ọ̀nà tí ó dá ni àfi ó sì má wọ́ kìí ṣe jáde bọ̀rọ̀ torí mọ́ ma ń wí fún yín pé tíra kan bẹ tó yẹ kí gbogbo ọmọ kí wọ́ká tẹ̀lìbísú iblis lil imami ibn al-jawzi Al-Imam Ibn al-Jawzi ló kó gbogbo ọ̀nà tí ṣètọ́ ni ma gbà mọ́ kálukú ó se ń bá búkọ̀ kan ni ọ̀nà tí ṣètọ́ ni ma gbà wọlé sọmọ kéwú ọ̀nà tí ṣètọ́ ni ma gbà wọlé lọ́dọ̀ àfáà kọ́dọ̀ tún wá pínta àwọn àfáà àwọn àfáà aládìífì ọ̀nà tí ṣètọ́ ni gbà gbogbo ẹn bá kún di eléyìí bọ́yọ́lọ́ lè pẹ́ ọgbọ́ ìtawí iná àmọ́ kọ́tàn lè tí ó sí èméjì ń bẹ́ kò sí ìmá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn inú súnà nẹ́bí o sọ̀lọ̀lọ́hú aléyìí wọ́sẹ̀lẹ̀ náà Assalamu alaikum warahmatullahi wabarakatuh. So, ìbéèrè mi ni pé nípa hadith so tukuru wọlé tó wá ní káwọn kú wọlé yẹn nìkan tí wọ́n á bè pé ṣé àsìkò wọlé máa fi kọ́ àwọn ẹ̀ wọlé dà tí wọ́n tó máa fi jáde àǹdẹ́ bí wú ọmọ tó máa ń ṣe ìsúkè tó máa ń fi òwú sí ní orí ṣé kí ní nìkan ọmọ tó máa ń ṣe òsúkè tó máa ń fi òwú tó máa ń nìkan já òwú sí ní orí ṣé kí ní ẹ̀ tọ́ ọ̀dà ẹ̀rí ìbéèrè méjì àkọ́kọ́ èyí ń nú súnlá nẹ́bì ni sallallahu alaihi wasallam gbogbo ara àwọn ọ̀nẹ́ta nẹ́bì bilmọ́mìnì na ra'ufin rahim aláàánúlà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam gbogbo tó àwọn àsìkò kan bẹ tí sẹmọ̀ pórísìírísìí ẹ̀dọ́ ọlọ́run lọ́wà inú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó wà lálìjànú wọ́n sì lágbàá jù wá lọ láwọn ọ̀nà kan àwọn agbúrúmí náà lè máa wà láwọn àsìkò kan annabi a wá júwe fún wa sallallahu alaihi wasallam tó bá yẹ kẹ́yìn ó se kódò mí ó lè má jẹ aburú ara ó lè jáburú tí ó fọwọ́ kan àkídà àdíọ́kányà ẹ̀wú lápẹjúwe annabi sallallahu kọrùnẹ́yí aṣẹ́ìtọ̀n gbogbo àwọn nǹkan báwọn lànẹ́bí ó kìlọ̀ fún àsìkò báyìí mọ́sí nǹkan báyìí àsìkò báyìí ara ẹ̀nà lè tí alfa wí àdífì tọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ni gbogbo bá ti ń di pé alẹ́ndé kíyàn ó kó àwọn ọmọ sínú ilé àfá wá bèèrè pé ńgbà olè yóò kó wọn sí inú ilé dà kò sínú hadithi pé gbà kan lè yóò kó wọn sínú ilé dà tí ọba sídìí tẹ́yìn ó tún fi tì wọ́n ta ọmọ wulẹ̀ sí gíní kọmọ kò wọ́n tàmá pàtàkì jùlọ àdíta annabi sọ̀rọ̀sọ́lọ̀m ti jí ó yé wa ń bò mí pé èyí tó dáájù fún mùsùlùmí òun ni bọ́bá ti kí ìṣá ìtàn lọ sún èyí tó dáájù ẹ̀rí báwa ti ń lò lónìí tó pẹ́yìn ìṣá ìní ilẹ̀ sẹ̀sẹ̀ mọ́ annabi ní kọ̀dá kọ̀dá òun lọ̀pọ̀lọpọ̀ ńgbò ti kí ìṣáì rẹ̀ tán tó ti sùn gbogbo béyàn se lè pòun jó lóorun tó ńgbàjọba bí di ago mẹ́ta ago mẹ́rin sórun náà ní dálójú ẹ̀ ìwọ tí wo sì sùn títí dago méjìlá ago kan ni wọ́n fi ń wò pé à jojúmọ́ ayé lè yọ́mọ wá jí ní ọmọ gbogbo àwọn nǹkan báyẹ̀ já fèsì ní kúkúrú bí ọba sí dìí àti jáde mọ́ anábuwa muhammad sallallahu alaihi wasallam ti kọ́ wa pé èyí tó dáa ni pé kíyàn ọmọ dáọ́rọ̀ ọlẹ́ mọ́dá mítíìnì ilẹ̀ mọ́dá pàdé kan lẹ́ bá àdà sọ̀lá tí alẹ́ṣà lẹ́yìn bẹ́yàn bá ti kí ìṣà ìtàn àmọ́ o kawí o bẹ́yàn bá nídi tí ó fi fẹ́ẹ̀sẹ̀ kankan lẹ́yìn ìṣà lẹ́ìsà bí haram kò ìṣẹ́ haram o kèèsì ìṣẹ́ bídíà pẹ̀lú àwọn tàùjìhátù mímbẹ̀ta nẹ́bí ń se fún wa pé fún ọ̀nà ìgbádùn ayé wa ìjìnà sí ewu bẹ́yàn bá wá nídìí tó fi ṣe nǹkan kan tí ó sùn lẹ́yìn ìṣá ìkéyàn mọ́ wá sọ di pé in ṣe bídíà torí pé kó sùn ní lẹ́yìn ìṣá kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ ti débi ká máa sọ gbogbo ẹ̀ kó yé nísìn torí a sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam wallahu alam ọkẹ̀ ìbẹ̀rẹ̀ méjìlá fàbẹ̀ ọkẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ẹni wọ́n ní kó fi òwú sí sí orí kẹ́yìn ó jìnà sí gbogbo èyíun ṣẹ́rí ẹjá sàlàyé kò sí nǹkan kan tó takò nú ṣẹ̀rí ọlọ́run tọ́lọ̀ fi rán nẹ́bí sọ̀lọ̀ọ̀sọ́lọ̀m kíyàn ọmọ ògùn kankan pé kíní yìí bẹ́yàn bá lò tó bá mú oṣogun bà èyí wọn ní di kíyàn ọsẹ́sẹ̀ níná ṣùkanú alkùránì àbádìí pé kíyàn olórú ewé bẹ́ẹ̀ bọ́bá ipé nú experience ọmọ èèyàn pé ah, bíyàn bá jẹrú ewé báyìí àbí bọ́bá járú gí báyìí ogboro àwọn ọ̀nà tó bá lọ báhùn kọ̀ láìfí òun náà ló dé bí ọ̀nà à ń lo tábúlẹ̀tì à ń gba abẹ́rẹ́ pé ẹni ọba gbarú abẹ́rẹ́ báyìí pẹ̀lú tí wọ́n tó pọ̀ ọ̀ràn nǹkan báyìí àmẹ́ ìtí ọ̀bá ti rí báhun ẹ̀yà já òwú sí òwú àbí ẹjẹ́ òwú sí rí kí ni líǹkì òwú sí rí pẹ̀lú pọ́mọ ó ti ń fi hàn pé ní ibi tí ń lọ́nu a ti ń rò pé ní tọ́rọ àwọn alfa ní àwọn ọ̀nà ṣíríkù ó lè jẹ́ ṣíríkù asgaru òun ni ìtìkáàgù ma lẹ́ìsà bí sábàbí sábàbà ìtọ́lọ́wọ̀n ò pè ní sábàbí nǹkan káwọ́ sọ di kíni ká sọ di sábàbí yóò tó lè wá tún lè jù yíò lọ ká ma wá rò pé bọ́yá nǹkan yí gan kèèkì ẹ̀ṣẹ́ sábà bí mọ́ òun gan fún rẹ̀ ní ní ó mú àrùn lọ àbóhun gan ní ó mú wòsàn dé èyí wọ́n wà dẹ̀bọ̀ ńláńlá kọlọ̀nkọ́ ọlọ́mọ ní kó sóògùn kan báyìí

ọmọ ogún ọdún lọ hmm. bí wọ́n ti pé ọmọ ọgbọ̀n ọdún so àti tó jọ bẹ́ẹ̀ bí iṣẹ́ ìjọba míì náà hmm, hmm. ọmọ request fún ọjọ́ ọ ní kéèkì ìtọ́jọ́ ìsinmi ní pé kí wọ́n jẹ́kù irú ọmọ ọgbọ̀n ọdún ọmọ ogún ọdún lọ and then bí lọ níbẹ̀ bá jùkù tó bá padà ní opportunity láti tó padà rí àǹfààní láti get iṣẹ́ tó padà wá rí pé àṣekì ní ọ̀dá Mm. so kí ni tí òun lè ṣe ní abalabẹ́ so yíò jẹ́ alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ san arábìnrin ilẹ̀sàn dáadáa irú àwọn ìbéèrè báyìí kọ̀fẹ́ síbi tí ò sí bàbá tanra wa lókún ọ̀nà ẹ̀kọ́ lòun béèrè ẹlòmí ọ̀nà bí iṣẹ́ ń tí ẹ̀ ẹlòmí gbogbo ọ̀nà pé iye ọdún báyìí làwọn ń fẹ́ kéèyàn wá parọ́ ọmọ ọgbọ̀n ọdún tẹ́ wí kó dí kíni kọ́dọ̀ ọmọ ogun ọdún ọ̀bá ṣẹ̀ríà ìsìláàmù mú nẹ́nà kankan ẹmẹ́jà tanra wa àwálàwó wo pé a síbóhun náà ni ó níye báyìí wọ́n bí kò ní ẹnìkan láà ó ní àìmọye èèyàn láà àkọ́kọ́ bí tá ti wò nù torí pé ń gbà àwọn bá lọ́mọ ogun ọdún gba ọmọ ogun ọdún àkọ́kọ́ nù ẹ̀kejì ní pé ẹ̀dákùnbà bá jẹ́ mùsùlùmí kò sí rọ́ kéèké o kò sí gíní kò sí rọ́ kéèké ìrọ́ haramu nínú sharia wọn lànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam fi kìlọ̀ fún wa pé èèyàn kò ní yẹ kò ní bò yọ ma títí tí ó fi gbára wá gbòyò òkúrọ́ tí wọ́n kọ́ bẹ̀ wájú ọlọ́run inú hadithi kaná anábi ni ẹjìnà sí rọ ìyákún wọ́lkẹ́dìb fa iná kẹ́dìbà yá hadi ilẹ̀ fòjòrò anábi ni ẹjìnà sí rọ torí pé irọ́ pípa ìmá múyàn lọ bí kíni ibikẹ́yàn yọ apò kí ni torí náà ìbẹ̀rẹ̀ tí ẹni ìbẹ̀rẹ̀ gbogbo ẹntọ́ bá jìn síbẹ̀ kọlọ̀ túbá

ìrọ̀ ọjọ́ èrí nìkan ẹlòmí ń parọ́ òwe ẹ̀rí kọ́dà yọ́ ma wá sọ fún rẹ̀ pé ẹbí ìwé ẹ̀rí iléèwé ni kọ́dà bọ́ jẹ́ ìwé ẹ̀rí iléèwé ìwé ẹ̀rí gbogbo ẹ̀rí irọ́ ni ṣàhádà tó zùr gbogbo ẹ̀rí irọ́ ẹni tí ò se wàẹ́kì tí wọ́n lọ bá jókòó tí wọ́n sì gbé wàẹ́kì wá fún tóun náà ń gbé kí tí fi ń wáṣẹ́ haramu ni o ẹ̀dàkùn ẹ kí ìsìláàmù wa kí kó débẹ̀ náà bọ́lọ̀mbá ní kí tàwíìdì wó dúó láfin wípé gbogbo ẹ̀lá nẹ́bí wá kọ́ wa sọ́lọ̀lọ́hù aléhì wọ̀sẹ̀lá bá nẹ́bí tí wá kọ́ wa ń tàwíìdù lọ́wá kọ́ wa ní ìbádà lọ́wá kọ́ wa ní mọ̀hámẹ́lá torí náà ní ni ìyá ìwá béèrè pé kí ló lè ṣe àbí àkọ́kọ́ ni kó túbá kéèyàn kọ́kọ́ mọ̀ ẹ̀kejì wá ni pé ẹ̀ṣẹ̀ oríṣi méjì ni eléyìí tó bá ma láàrin èyàn àtọlọ́hun tí è ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ wọ̀ irú eléyìí inṣá Allahu ta'ala bíyàn bá ti pé májẹ̀mú tútúbá sáàmà májẹ̀mú tútúbá ẹjẹ̀ ràn wà létí àkọ́kọ́ májẹ̀mú tọ́lọ̀un lọ́kàn rẹ̀ lára rẹ̀ pé inú rẹ̀ bàjẹ́ pé ah, èmi náà mo sì ṣe nǹkan báyìí kìí sí pé ìtẹ́yàn ọmọ túbá tí ó tún ṣe bí yẹ̀yẹ́ ya ọlọ́nsá foríjìn wá tútùbá kan wọ̀ ọlọ́n gbọ́dọ̀ rí pé èyàn banú jẹ́ pé ah èmi náà mo sì ṣerú nǹkan báyìí ala adamil aud kéèyàn wá ní lẹ́mìí pé pẹ̀lú ògo ọlọ́run lópin ìgbà tí ń bá wà lórílẹ̀ májẹ̀mọ̀ ẹlẹ́ẹ̀kẹta alistogfaru kẹyàn wá tọrọ àforíjìn pé kọ́lọ̀un ó se kọsàforíjìn fún lẹ́yìn ìgbà tó bá ti àkọ́kọ́ méjèèjì ọ̀bánújẹ́ lórí ń tọ́lọ eh, ó sì lẹ́mí tọ́lọ̀un rí bẹ́ẹ̀ pé ò ní padà síbẹ̀ mọ́ wá tọrọ àforíjìn inú èyí táwọn alfáà mi ma fi kún àmú ti wọnú méjèèjì tàkọ́kọ́ tààrùn náà ni al-ikla ń bẹ ọwà nú ẹ̀sẹ̀ náà lọ ń pọ̀ túbá ọgbọ̀dọ̀ kú mẹ́ ọgbọ̀dọ̀ ṣe kíni ọgbọ̀dọ̀ kó ń bí ẹ̀ṣẹ̀ èyàn máa túbá kó tún wá jòkó ń bí tí wọ́n ti ń bí ẹ̀ṣẹ̀ nìna gbogbo eléyìí tó bá ṣe pẹ́ṣẹ̀ láàrin èyàn àtọ́lọ́run ni inṣá allahu ta'ala ó ti tó ọlọ́run ó forí àbíkọ́ lọ tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kọyọ̀ǹda rẹ̀ fún ọ ìyẹn ni pé tó bá ipé rọ́tẹ̀yàn pa tó ti fi já nǹkan ní nǹkan gbà àbó ti fi gbé nǹkan ní nǹkan àbó ti fi sọ nǹkan ní nǹkan ó pé pòun lòun ní inú kọ́ dá padà fún àbíkọ́ wọ́nà tó fi jẹ́ ọmọ pé ní nǹkan tẹ́ ń wá àbí nǹkan báyìí èmi ni òun lòun ń purọ́gbà ẹ̀dàkùn ẹ̀yọ̀ǹda rẹ̀ bọ́bá ti yọ̀ǹda òtìtàn bí ọ̀bá yọ̀ǹda sẹ́rí gbogbo èyàn túbá èyàn túbá láyé yóò kílé àǹtí ń bẹ láàrin ìwọ àti ọlọ́run ni o inṣá allahu ta'ala bí a bá túbá pẹ̀lú àníyà dáadáa àmẹ́rẹ́ ìtí ń bẹ láàrin ìwọ àti èyàn ààrẹ ní ọ̀sẹ̀rẹ̀ lálìkìyàmà ìrún ààwẹ̀ ají oúnkálukú ọlọ́mọdé wọn máa fi sẹ́rẹ̀ wá sán jàmbátà sí láyé àmà nẹ́bìjì oyé wa o sallallahu alaihi torí náà kẹ́ni yóò wóra rẹ̀ bọ́bá ipẹ́ nu tí ó mọ lórí ipò túbá tí ó ràn ní bọ́bá ti lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ kan nú kọwa láti se kan nú méjèèjì wallahu ta'ala alam alaikum wa rahmatullah mo fẹ́ kí ẹjọ́ kẹ́ ṣe nọ so ǹjẹ́ tó jẹ́ alùsùnà jẹ́ ó lẹ́tọ̀ kó tún máa wà níbi tí wọ́n ti wo bọ́ọ̀lù àbí kó jẹ́ pé yóò mọ̀ fi nǹkan bí fóònù kó jẹ́ pé kó mọ̀ fi fóònù kó mọ̀ fi fóònù asset kó mọ̀ fi fọ́lò bóyá àwọn scores kó mọ̀ fi fóònù kó mọ̀ fi kó mọ̀ fi wádìí nípa kó mọ̀ fi fóònù wò kó mọ̀ fi fóònù wá rìsọ́ọ̀tì àwọn matches tí wọ́n gbá okay okay ọ̀dá ọlọ́wọ́ sànú wa ìsìláàmù gbà wá láyé láti ìfẹ́ lọ láwúrò fàájì ni àmọ́ àrí nǹkan mẹ́ta wí àbí tẹ̀rùwíhù ni wọ́n pèlé dẹ̀ lárúbáwá ìyẹn ni pé kìí ṣe dandan ni pé ń gbà tí ìyẹn jẹ́ mùsùlùmí àbípọ̀ jẹ́ ó súnnà pé ní ká ma masalasi gbogbo ìgbà àbí kó gbogbo àtà ti bá kábà pé ń kí kùránì lọ́wọ́ àbí ń ṣe wọ́n kò lè tó bá wọn ẹ̀rí ẹ̀ ni hadithu hanbola radiyallahu anhu hanbola ni èyí pẹ́ lọ́wọ́ ọ tọ́rọpọ̀lọpọ̀ ní tó jẹ́ halali lónìí tá ma hánà fáwọn èèyàn pé èsì tán rí ẹ̀yin náà ń bẹ̀ ẹ̀yin àfá èsì tán rí ẹ̀yin náà ń bẹ̀ ẹ̀yin súnnà kèé sí wọ̀ tó bá jẹ́ tó jẹ́ halali kéyàn ó fi àwọn ilé ìbọ̀ pé ní kó fi refresh pé ó ti ń ṣe wàhálà abọ́ gbá jóun náà sinmi kọ̀ láìfi mọ̀lẹ́rí lórí eléyìí sallallahu ẹnìkan pàdé hanbọ́là ní níta ní Madina hanbọ́là ń sunkún ah, kí ló dé oní náfàkọ̀ hanbọ́là náfàkọ̀ hanbọ́là ah, àà àsímọ̀ náàfi kí lòun òun hanbọ́là òun ti dí gíní òun ti dí manáfi kí kí ló dé ọsàlàyé fún sọ̀hábẹ̀ sọ̀hábẹ̀ iná mú lẹ́yìn pé lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam in tó wí náà ló tún padà wífà nẹ́bí káwí lẹ́ẹ̀kan náà kí ni handola rí ń jọun ni pé handola ni òun wúra òun ni pé bóun bá wà ń wájú wà nẹ́bí sọlọ̀lọ́hu àléyí wọ́sẹ̀lẹ̀ àfi bí ìgbà tó pé wọ́n sílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ báyìí tó ń wò àbílẹ̀kùn nẹ́ni tó ń rí bẹ́yìn tóhun dọ́dọ̀ àwọn ìyàwó wọn àwọn ọmọ àwọn kìíní fàájì ní àǹbọ̀là wíbẹ̀ àwọn òsè fàájì haramu o a máa ń sọ yíò pé ilé kókó nú ẹ̀sìn náà ẹja mú kó bọ́lọ̀wọ̀n bá ti jí ó lé ẹmọ́fàálẹ̀ kí lànẹ́bí fún hanbọ́lá ya hanbọ́lá innaha sa'atun wasa'a sa'atun wasa'a hanbọ́lá kọgbọ́rọ̀ mọ́ rí báhùn gbogbogbà náà sáà tún wàsà wákàtí kan fẹ́ ìtò wíhùn náà ó ti yé wákàtí èyí tó ń bó ti rí wájú mẹ́un wákàtí ti ẹnu èyí tó lóhun se fàájì haláàlì láàrin àwọn ìyàwó àwọn ọmọ àwọn ọ̀rẹ́ sáà wákàtí mílẹ̀ yíò náà ànábí wọ́n fi ń kúnjọ pé wọ́lọ́hì tọ́ bá ẹ pé ọ sí ṣe fún yín mọ́ wà bẹ́ẹ̀ tí ń wà wájú mẹ́un títí ní 24 hours lásọ̀fàhátíkùn mọ̀lmàláíkà tó fi tóró kẹkùn a màláíkà ọba ma bàyín lọ́wọ́ lójú títì báyìí ni kò sí ṣe fún yílà nẹ́bí wíhùn sa'atun wasa'a sa'atun wasa'a èyí lẹ̀mí hàndọ́lá sẹ́sẹ̀ wá bá òun rò pé mọ̀náfi kí lòun ní ká òun ò rí báyìí wájú ànẹ́bí kí lòun kà sáré rántí ká só náà lòun tó á di ànẹ́bí ní sa'atun wasa'a eléyìí láwọn alfáà fi mọ́ pé ọ̀nà àláàlì tẹ́yàn fi refresh relax kèèsè wọ̀ fún mùsùlùmí àmọ́ gbogbo ọ̀nà afẹ́ ṣe fàájì afẹ́ gbatẹ́gùn afẹ́ sinmi kò gbọ́dọ̀ jẹ́ láìsẹ́ẹ̀sì haramu ọlọ́run ọ̀gbàyàn láyé haramu àtìgbà tí òun sí é àtìgbà tó síríọ́sì ọlọ́run òfìgbà kan gbẹni kankan láyé tọ́rọpọ̀lọpọ̀ lẹ́lòmí ẹ́ kìlọ̀ gbá ìbá ń sọdún lónìí ni lápèjúwe àwọn obìnrin náà ń gbọ́ nísìn kankan bẹ tí mo ti ń kílọ rẹ̀ ó ti ọdún kan lọ nísìn tẹ́mi fúnra mi observe ẹ̀yin obìnrin gbogbo ọmọ tí ń borí tí ń lo hijabu tí ń ṣe dáadáa ẹlọ́wò wọn jọ ìyàwó wọn ẹlọ́wò wọn ní ọlù níjọ ìyàwó ẹ̀ẹ́sì ọ̀pọ̀lọpọ̀ mà wọ́n sì máa sọ fún pé wọ́n wọ́n yí sílẹ̀ méjì ó ẹ̀kan ilẹ̀ ni ó yọ́wà tọ́tẹ̀ẹ́

kìí ṣe pé èmi ò tí rí àfá kan tó pé bọ́ọ̀lù ní haramu bọ́ọ̀lù bidati bọ́ọ̀lù gbígbá bidati ẹ̀rí pé orí ànẹ́bí ọlọ́run kan wọ́n ń gbá ọ̀rọ̀kọ̀rọ̀ léléyìn orí ànẹ́bí ọlọ́run òdí wa nkan haramun nǹkan mi wá ń bẹ kẹrin òun gan kọ́ ni haramu àmọ́ yóò lòpọ̀ pẹ̀lú kíni ọ̀pọ̀lọpọ̀ tí ó sí yà lára ẹ̀ tó sì pé haramu ni inú kàtígórì kejì lọ́rọ̀ bọ́ọ̀lù dé láyé lónìí ń ni àwọn haramu ti ń lẹ̀ mọ́ bàbá sì tanra haramu ni kíyàn ó sí òhò ààrẹ rẹ̀ lẹ́ni ní pọ́blíkì ẹmọ tí ó hù ọkùnrin ọmọkùnrin jẹ́ láti bó síbó láti ìdodo rẹ̀ débi orí oríkun rẹ̀ ẹ sọ fún mi ta ní bòyún náà àwọn tẹ́ ń wò tí ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ nífẹ́ ni ó sí òhò lẹ̀ ẹ̀sẹ̀ nífẹ́ ni tí ń wo ìhòhò ẹlòmí tẹ́ rí yọkó mi bọ́ọ̀lù ẹ̀nìnù ẹ̀kéjì bọ́ọ̀lù a máa gbàsìkò rán àtiwọ́ tó ń wò nílé àtàwọn ọ̀tẹ̀ táwọn tí ń lọ wò ní stadium gbogbo bí wọ́n bá ti wo bọ́ọ̀lù wọ́n ti lọ kalẹ̀ kọ́dùn wákàtí mẹ́rin bẹ̀mbò mi àbí tí ó ti lọ báyáká ilò tó tó yóò sì wà ń bẹ̀ ó di bí bá ń kanlẹ̀kùn ni wọ́n tó ń wò ń lé òdì nǹkan méjì ẹ̀wà rípa bámbàrì tó ti ẹ̀wà wọ̀ lónìí òun ni tẹ́tẹ́ èyí tàà fà bèèrè yìí ni mọ́rọ̀ pé làáfà fẹ́ wí pé wọ́n fi fóònù se ọwọ́n bí wọ́n bá ti ń wo bọ́ọ̀lù lónìí tí wọ́n ní máa ṣe ní tí haramu fún rẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo di haramu òfin ṣẹ̀rí ànù gbogbo tí ó bá lídì yàn tó òun làwọn àfá pàtàkì jùlọ ní mọ́dà àbúẹ̀lì máàmì máàlì kí ni wọ́n pè ní kíni ṣadú àzàráẹ̀ ṣàdó àzàráẹ̀ ṣẹ̀rí a máa tilẹ̀kùn tí ó mú ní lọ bí haramu yọ́ wà sọ lẹ̀kùn gan fún rẹ̀ díkíní haramu pé bọ́ bá ti sílẹ̀kùn yọ́ já sínú haramu ṣẹ̀rí ọ wà pé wọ̀ ní kó wulẹ̀ sí ilẹ̀kùn ọ̀hún náà torí náà ẹ̀dàkùn bó ti jẹ́nu ọlọ́wọ́ ẹmọ́jọ jẹ́ pẹ́rọ àwọn nǹkan yìí ni ṣètọ́ ni ọmọ wa fi dààmú wa àmọ́ ìn wílẹ̀ kan sí bá bárẹ́ ni tó mọ bọ́ọ̀lù gbánú yí kèése wọ̀ ò tí ọwọ́ sòkòtò gúngún tí kò sì gba lásìkò ìrún ẹmẹ́jẹ̀ alẹ́ débẹ̀ kò lè kò sí náà sùkán kò sí ìṣẹ́àdọ̀ àfá kan tó ní bọ́ọ̀lù lè dájì yìí kíni èèwọ̀ ni kọ́dà practically ngbàtàwà wà ń jámẹ́ islamiyya kà mọ́ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ni <laughs> lọ gbogbo wájú gbogbo àwọn àfáà wa àmọ́ gbogbo nǹkan yẹ ilé gbábọ́ọ̀lù jámẹ́ islamiyà kẹmọ́ wọ lọ́ngẹ̀ fraksu kò ṣeéṣe ẹ̀sì lè pẹ́ gba lásìkò ìrún pèlè pẹ́ wà níbo tẹ́tẹ́ jẹ wà tẹ́pẹ́ ta tòtorí náà bó ti jẹnu islam ò pé ká mọ́ se ń táwọn ara ayé náà ń se tí bàbá ṣiṣẹ́ ṣiṣẹ́ já àmọ́ gbogbo sáàwà sáàyè se láìsẹ́ẹ̀sì fún kíni fún haramu èyí tí ó rí píjẹ̀ tàwọn obìnrin tí mọ́ observe yìí ń dùn wá ẹ̀dàkùn púpọ̀ èyí tẹ́ bá ń gbọ́ àtẹ̀yìn tẹ́ bí wọn àtàwọn ọmọ náà ẹjá bẹ̀rọ ọlọ́run o èmi sì mọ́ wípé bọ́yọ́ fọ́ sẹ́mbì kan nísìn wọn ká alùgbóní ọmọ ara létí pé àsìkò orún mọ̀ tó ṣe ọlọ́run káwà ń dọ́lọ̀ lẹ́bi ni pé èsè tó jẹnu ó dùn tó pé ibi àwọn èèyàn ti mọ́ pàtàkì jùlọ ọ̀rọ̀ ọ̀run yìí bí wọ́n ti máa rárun láre jù ìmọ̀ kọ́ ọdún àbí ìjọ ìyàwó àbí ìjọ ọdún kan sá torí kò sí ìtí ò sí lọ́dọ̀ ọlọ́run o ẹmẹ́jà fọwọ́ ara wa fa ń tí ọ̀dá o bẹ́yàn bá wà ní dùnnú sáà tó ń wà sáà èyí wọn òkè ọpa ti ọlọ́run ti se ń tọ́lọ ọba fẹ́ ọpadà sí bí àláàlì àwọn alfa eléyìn wọn ò sí tẹ́lẹ̀ ọ́sẹ̀sẹ̀ dé ni àwọn náà ń pè ní professional àbí wọ́n béèrè béèrè yìí kọ́nà ní ọ̀dọ̀ àwọn bàbá mufti ní maka ní madina nípìlẹ̀ àwọn náà rí tó burú ń bẹ́ àmọ́ wọ́n padà pé ní haramu àwọn alfáà náà padà sí kíni mọ́rán tí ń jọ tí wọ́n kọ́kọ́ pé ní haramu níjọ tí wọ́n ní ọmọ náà jẹ́ Yasir al-Qahtani ara àwọn ọmọ tí ma gbá bọ́ọ̀lù ní Saudi owó tí èyàn olè rán kan rẹ̀ láyé ni wọ́n ní wọ́n fẹ́ fi ra ọmọ yìí yóò mọ̀ yóò kó ń bí kan yóò wà lọ bí kan níjọ́ òun ni bàbá mufti ní haramu ní tẹ́ǹdánwò lórí pé yàn ọgbà bọ́ọ̀lù lẹ́nádúró owó ìbá bá rí ayọ́nẹ́sù kankan ju pé wà látò innal mubadhirina kanu ikhwana shayatin wa kana shaytanu li rabbihi kafura èyí náà tó torí náà gbígbá bọ́ọ̀lù jíjẹun bí wọ́n ti ń gbá lónìí yìí haramu ni o torí pé ìnákùnà gbáà ó ti wọ́bẹ̀ ẹ ma gbọ́ pé millions kọ́dọ̀ fẹ́ wọ billions nísìn lórí pé nìkan sí é Allahu Allahu musta'an torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọwọ́nú ara wọn kọ́dọ̀ náà ń fa ìmẹ́lẹ́ ńgbà míì àmọ́ ní kúkúrú ni pé eléyìí tẹ́ bẹ̀rẹ̀ yìí má lámọ̀ ìdín àwọn alfa practically wọ́n ti ẹ̀ti gbí wọ́n tó sì sojú ti wá náà èsì tí wọ́n sì fọ́ náà ni a ti wí fún yíò kọlọ̀nkọ́ sàmànáwà náà alaikum salam àwọn obìnrin ló fi ilé ìránṣẹ́ wọ́n ní kí ni ìmọ̀ràn ni wọ́n béèrè pé ẹni tí wọ́n jẹ ń pá pé àfihàndanakọ́ ma kúnlẹ̀ fún ẹni tí wọ́n jẹ ń pá pé túláàsì àfihàndanakọ́ ma kúnlẹ̀ fáwọn wọ́n ní kí ni ìmọ̀ràn àwọn òbí rẹ̀ àbẹ́lòmí àwọn òbí ẹ̀ wípé kí ni ìmọ̀ràn tí ẹni láti fún ẹni bẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ ìkúnlẹ̀ ọyẹ́ ó ti yé àfẹ́ntí ọ̀bá fẹ́ kó yéhùn inú tí annabuwa muhammad sallallahu alaihi wasallam tí annabi jíṣẹ́ rẹ̀ fún wa taa sì rí practically nígbèsí ayé annabi àtàwọn tí wọ́n kò sí nọ́ọ̀nà tí ṣẹ̀rí àfaramá kápa fi ń kíyàn àtẹni ojú ní lọ́ní àtẹni tí èyàn jẹ́gbẹ́ ni ìbéèrè tí oníbéèrè wá béèrè ní pé wọ́n jẹ́yàn ń pa bàbá ní wọ́n jẹ́yàn ń pa ló jẹ́ kọ́kọ́ béèrè ta ló jẹ́ ń pa torí ọba ti ní kèéso bí rẹ̀ ni kò sí pámbẹ̀un kò sí gíní kò sí pámbí ẹnìkankan jẹ́ ẹ̀gbọ́n àyàn ládúgbò àbọ́ ìkọwọ́ jẹ́gbọ́n tó jọ bíyàn náà èyí tó lè fà béèrè nípa àwọn òbíyàn torúpọ́lọ̀ nẹ́ka waqada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana lè àwà ma ṣe gbogbo ẹ̀ ọlọ́run náà ló ní ọ̀tẹ̀ lẹ́tọ̀ ó sì tẹ̀ láwọn òbí àmọ́ kí gbogbo ńlá káyọ̀ jẹ́ ìbíra rẹ̀ pé ìjọ́ tàṣẹ òbí bá forí sọ àṣẹ tọ́lọ́un èwo ni kí n ṣe bọ́ bá mọ́ annabi ti wí o sallallahu alaihi ọ̀rọ̀ ajẹ́ ní ń pa lórí ọ̀rọ̀ kúnlẹ̀ àbí mi ní tọ́ bá ti dáyàn lójú pé òfin ọlọ́run lélẹ̀ ìlànà nẹ́bùwa Muhammad sallallahu àtọ́lọ́run ni àtànẹ́bì ni wọn sáájú ìtẹ̀láṣẹ òbí lọ mọ̀rọ̀pó ti yé àwọn ọmọ wá ń bẹ tí àwọn bára wọn ń pò pé ọ̀rọ̀ pa sọ nìkan kọ́ kọ́dọ̀ bí ó àbáwọn ará lé náà wọ́n pẹ̀lú rẹ̀ tí ma fi kún rẹ méjèèjì ń kúnlẹ̀ báyìí tí wọ́n fẹ́ gbẹ̀mí lọ mi ọlùmí ọmọ mi inú tí ìmá rò ní pé ní a òun ṣẹbọ pẹ̀lú ọlọ́run bóhun bá ṣe kíni bóhun bá kúnlẹ̀ èyí tí ọ wà rọ́jíhù wal ilmu inda Allahi ta'ala òun ni pé kúnlẹ̀ kìí ṣẹbọ ìkúnlẹ̀ ìṣẹ́kíní kìí ṣe ẹbọ ẹ̀ṣẹ̀ ńláńlá ni irú ọmọ èyí tí ó bá wà first day bẹ́ẹ̀ ní ruhala tí mo wí ní o èyí wọn ò tún máa pé ó ti ṣe kíní ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run torí pé ẹ̀rí pọ̀ lórí eléyìí tá fi wí báyìí àmáká sọ bí ìkan àbí méjì in tí ó bá jẹ́ tó ọgbọ́dọ̀ jẹ́ halali ọlọ́run ní ṣe ẹbọ ní halali ní ìgbà kan kò wá ṣe ní gíní kò ṣe ní haramu ìgbà kan nínú àwọn ṣàráyù tó ti lọ kí wọ́n kúnlẹ̀ kọ́dà kí wọ́n sùjádà ìbẹ̀nú kíní ó sùjúdú li Adama wa qulna ọmọ ẹ̀yà rẹ̀ tó bá ìpínrẹ̀ ẹbọ ni ẹbọ èé nídàjọ́ méjì àti àwọn ará jọun ṣàrí ò mọ́ ń kọbílà náà àti ṣàrí òrùn náà gbogbo ẹbọ lọ́lọ́wọ́ ọ̀fẹ́ ara ọ̀nà táwọn àfá àgbà wònú ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ẹ̀ṣẹ̀ tó tóbi ni o olúwo ò sì gba àlúmà náàbì láyé gbọ́dàbọ́ epo ti gba àwọn kan láyé èyí wọn ò sì tó gbẹ́sẹ̀ lé torí àtàlà náàbì tọ́lọ́run rán sí wọ annabi adam lọ́lọ́run rán sí ọ ní àbá annabi muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì lọ́lọ́run ṣe ní fúfúyẹ́ fáwa ní ọgbà wọn láyé ṣe yẹn wà wí lónìí pé tí wọn náà lòun fẹ́ ṣe annabi jẹ́ oyé wa sallallahu alaihi wasallam pé èyí tí ẹ̀gbẹ́ ta sáwàlá nísìnyí ta mọ́ kan bú omi ta fọbẹ̀ àwọn kan ti lògbà tó ipá torí náà ni pé nínú ṣẹ̀rí àtànàbà muhammad sallallahu alaihi wasallam ẹ̀sẹ̀ ni àmá kò débi kíni kò débi ẹ̀bọ ṣíṣe gbogbo ẹ̀lọ́wà ni pé látọ́ àtàlè maklókín pè máa sí àti alfa àmọ́wọ́ ọmọ tí wọ́n bá tú láàsì rẹ tó fi ṣe báyìí Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, Béèrè mi ni pé tí èèyàn ó rí bóyá bí fashion aṣọ kan lọ́rùn kèfèrí. Kèfèrí náà tún wá jẹ́ bóyá olórin ni àbúsìrí. Hmm. So Mùsùlùmí wá kọ́pì style aṣọ náà. Ṣé ẹgbẹ́ gbogbo ẹni tó bá ti gbé ọ̀rẹ́ rẹ̀ pé a aṣọ lágbájá ní lọ́wọ́ yìí pẹ̀lú èrò wípé òun kọ́pì ẹni náà àmá aṣọ òun wù ẹ̀hẹ́n pé aṣọ òun ló wù òun aṣọ lásán ló wù náà ó lè rí bẹ́ẹ̀ lóòtọ́ àmọ́ márùn táwí fún ni pé dáàmà yàrí búká ìlàmà yàrí búká òdòdó làfáà wí ẹlòmí ẹjá gbáàrin wọn náà yìí alwàlá'ú walbara alwàlá'ú lè almu'min walbala'ú lè walbara'ú lè kàfir èyí n kò sí yẹ méjì mbẹ̀ àmáwọn alfa ma jẹ́ ó yé wa pé tí wọ́n bá ní èyàn fẹ́ràn ẹlòmí yóò ní irúbá àfáà wí nísìn pé bí ọ bá fẹ́ràn olórin kèfèrí yìí ni asọ́rẹ̀ oníṣẹ́kíní aṣọ rẹ̀ ò ní wà ó lè má rí bẹ́ẹ̀ ó lè má ṣe gíní ó lè má rí bẹ́ẹ̀ bìdẹ̀lìlì pé àwọn alfáà ma fún alápẹjúwe pé ẹwò tán Abu Talib Abu Talib bàbá ẹgbẹ́ bàbá annabi sallam Aliyu bin Abi Talib radiyallahu anhu Abu Talibi ó ṣe dáadáa fún annabi àmọ́ kèfèrí ni annabi gbọ́dọ̀ ṣe kíní annabi gbọ́dọ̀ ní bàrá un minu lẹ́anàwò káfírún billahi azza wa jalla annabi ọgbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ tí ń wínú annabi ọgbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ní ti torí pé ọkọ̀ ti tọ́lọ́n ẹwà wà áyà alkùnrání tó lúwa ní kíní innaka la man ahbabta innaka la tahdi man ahbabta tàlọ́lọ́run bá rí ọ àhábà ta ni ọ àbútọ́ líbi kùránì se kìrọrù nẹ́bì fẹ́rẹ̀ àṣẹ fẹ́ yàtọ̀ sí ìfẹ́ anẹ́bì fẹ́rẹ̀ rẹ̀ tún láti nítorí dáadáa tí ó se sá nẹ́bì kọ̀ fẹ́rẹ̀ rẹ̀ nítorí pé kíni torí pọ́ jẹ́ kéfèrí kọ̀ fẹ́rẹ̀ rẹ̀ pé á ah, bàbá ah, kọ́dà mo ti rí tẹ́ pé olúwáwó lẹ́ẹ̀kan mẹ́yàn ah, bá ti ń bọ́rọ̀ rẹ̀ débẹ̀un alwàláwà albàráwù rẹ̀ ti wó yùhẹ́bùl káfíró lè kúfùrí àmọ́ ewúrú tá nẹ́bí wí irú tí alkùnrání wí òun lọ́jọ́ bèèrè tààfà bèèrè ó sì ṣe lóòtọ́ àmọ́ mọ́ràn ni pé ìjọba ti múrù júwá irú tó ń náà fi sílẹ̀kùn ró ìtààfà kan bèèrè lẹ́ẹ̀kan táwọn kọmùlà wọ́n náà sàánú wọn torí ohun tó tí wọ́n lọ pé súúrú sí ó jìnà sí tọ́ bá jẹ́ kíni tọ́ jẹ́ ìrújú àmá wọn nǹkan wọ̀nyí a nídà àti máa sàlàyé rẹ̀ tí ọ bá lè kámà máa ṣe kíni kámà máa fàálè innaka la tahdi man ahbabta almahabba huna kò sí nǹkan kan fún kíni alwala'u walbara òun àwọn àfáà máa tún gbà mí pé alfarku bayna alwala wattawalli attawalli so ní kúkúrú àfáà àwọ̀ ọ̀rá rẹ̀ láàrin òun àtọ́lọ́un

gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tí yẹn bá ní àdì ọkàn látara àwọn kan kọ̀kan tí ma fẹ́ jáde lé àbí àwọn kankan tí yẹn sára tí àwọn èèyàn máa ń ṣe sára yes bí òka àbí ìdán ìgbẹ́rẹ́ ìpé kò dá nínú ẹ̀sìn

ó ní àzìkárù tó wọ́n ṣe kí nẹ́wàá ṣe ok lápẹjúwe nísìn ẹni tí ọ̀rán ti ṣe bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim in gbọ́ kí ogbon yọ ká o ara àdìkárù ńláńlánú o anábi ní bọ́bá ṣe mẹ́ta láàárọ̀ tó ṣe mẹ́ta lálẹ́ aburukun ní kanjọ́ wọn o Eh, àfáà lẹ́bẹ̀yàn bá wá rántí rọ àwọn àdìkàrù báyìí ibi tó ti wá rántí ní wá ń pé ah, àbí bọ́yá burú ti ṣẹlẹ̀ sí lọ́wọ́ ní bọ́yá ń torí ń tí ipá burú sáré se ń bẹ̀rún náà ìsìláàmù rọrùn àdìkàrù tó yẹ kéyàn ó ti bọ̀ tí bèèrè yí fi nítùmọ̀ ní pé bọ́yá nkankan ṣẹlẹ̀ ah, òun ò se ose yí lónìí eléyìí ò se nkankan àdámọ́ mẹ́yàn ni kò sí èyí lọ bí ta ní ń pè ìtúmẹ̀ náà ni pé èmi ni ìjẹ́ ni èyí ń yàtọ̀ fún pé yàn ń gbẹ́mi rẹ̀ sí bí ó ń dé àbí ń gbẹ́mi rẹ̀ sí bí òka ọlọ́run náà lè yàn ń gbé ẹ̀mí rẹ̀ sí endal afghan wallahu adam náà Assalamu alaikum tẹ́lẹ̀. Wa alaikum salam. A kí ọlọ́run jẹ́ ká rí ń pẹ́ ní ìbéèrè mi ní ṣókí, ó ní pé ṣé kò sí nínú nǹkan tí àwọn afá ń mi ń pé kí n bá wọn ta bóyá bí aṣọ ní fifty naira mo wá ta ní hundred naira so owó fifty naira orí ẹ̀ yẹn mo wá jù sápò mi ò jíṣẹ́ fún tọ̀hún ṣé kò sí ní. Ah. mọ́là Yunus bàbá ìgbé ká dáhùn béèrè yín níṣẹ́jú kan kò sínú ẹ̀ kò sínú bẹ́ẹ̀ olùfòdúlé àmáwọn èèyàn máa béèrè pé òtún ni fòdúlé yọ́ wà ní ìdíkásàlàyé kọ́ <laughs> àmọ́ kò sí mẹ́ ìtẹ́wí ò sí inú bẹ́ olùfòdólí ọ̀tọ̀ ní báàbù ilé ìtẹ́wí in tí wọ́n pè ní bẹ́ olùfòdólí inú sẹ̀ríà òun ni ẹni ó jíṣẹ́ tí wọ́n bẹ́ kágbì báhùn ẹni ó ṣe kíni tó jíṣẹ́ tí wọ́n bẹ́ mo fi ní ọ̀jọ́ra wọn ẹ̀rí pé ní ẹni tó jẹ́ṣẹ́ tí wọ́n bẹ̀ẹ́ òun ni pé nínú báàbù nínú fíkíwù fi àbúwà bẹ̀lbẹ̀ nígbé ọ̀nà títà ríra kíyàn ó tó lè ta nǹkan kó tó lè ra nǹkan ó ní nǹkan méjìlá ní pàtàkì kí ni nǹkan méjèèjì náà al wal-wilaya al ni pé ó tó pọ̀ ẹni tí ta nǹkan èyàn gbọ́dọ̀ lọ bá ọmọ kan ní ṣe ogun tẹ́lómí máa ṣe pé ìyá rẹ̀ síbẹ̀ sáré lọ ra lọ́dọ̀ rẹ̀ ọ̀rajà nù ṣẹ̀ríà o ọmọ tí è gbọ́n kò ní kíní kò ní àhàlíyà ó lè ṣe ọjà tà ọmọ tí ọ̀ tí gbọ́n kò ní kíní kò ní àhàlíyà àti ń tọ́ta àti ń tọ́ra kọ̀wọ́bì kankan ní ṣẹ̀ríà èyàn wá lè ní àhàlíyà ń gbà mí lápòjúwẹ́ alọ́mẹ́kẹ́ ò ní àhàlíyà àgbàlagbà ń kọ́ ó ní àhàlíyà gbogbo ẹni ọba ti gbọ́n tó ti dàgbà ó ní àhàlíyà àtẹ́yàn fi ó ti tó ọjà tà ó sì tó ọjà rà àmọ́mbò mí àmọ́ bọ́ bá ta ọjà tàfà àbú halima tí ó sì bẹ́ pé bá ń ta só ní wìláyà ìta ń pè ní fòdú línú gbogbo ẹni tó ní àlíyà tí ò ní wìláyà wọn a wá pẹ̀rú ọjà rẹ̀ yìí ní kìnnì bẹ́yìí alfòdóòlì ìtàwọn alfáà ń ṣe bá pílún fásidọ̀ èyí wọn wọ́bì kankan kò nídìí àmà rojọ́ ẹ̀dówó wọn padà fún wọn ni wọn tajà ẹ̀yìn náà sì ra kíní ẹ̀yìn náà rajà but àwọn àfáà nírú ilé yìí kò lé tó bá hùn ńgbò ti ní àhàlíyà ẹnu kiloku wilaya wìláyà ẹnu àmà retí ẹni ó ní wìláyà tó bá ti fún ní wìláyà nùsọ́híhù Eh, bọ́yá abụọ halima sọ pé a ah, eh, kẹ̀kẹ́ mi ya bọ́kadà mi yìí ọtí ẹ̀tí tó tá òun kàn pé ó ti sé kíni ó ti tó tá àfá bá gbọ́ ń bí àbú halima páàkì mẹ́rìwà kalẹ̀ sí àfá bá rí ẹnìkan tí wá mẹ́rìwà pé wá àfá ìlóhun fẹ́ tà ó sì dúnàdúrà ẹbá àfá àbú halima ẹ̀ ní wìláyà ò kò tó pín ebólóhun fẹ́ tà tọ́rẹ́ lómí ọmọ ń pa ṣẹ̀ríà ebólóhun fẹ́ tà olóhun fẹ́ tà yàtọ̀ fún bá ń tà iye báyìí ni ó sì tà báàfà bá wá taru ọjà báyìí táwọn alfa ń wínú bẹ́ẹ̀rù alfòdóòlù àmọ́ká tó pé bẹ́ẹ̀rù yìí ó ti bàjẹ́ yányán àkọ́kọ́ bí i halima pé sọ́tí ọlọ́run ọmọ ti mẹ́ríwà rẹ̀ àbú àlímọ̀ wà gbé èlò lọ́ta 50,000 55 mo sì fẹ́ tààmọ́ ngbò tí wá ta iná ẹ̀bá ń kó 50 ọ̀hún ọjà dúnú sẹ̀ríà kò sí nǹkankan tí tó ṣe kíni tọ́ta kò mọ́ ìtumọ̀ bẹ́yọ̀ alfòdó lẹ́nu ni mo fi ní yóò so wallahu ta'ala alam but ele ita fa be te Eh, ẹni tí wọ́n ní ọba ń tajà àbí ẹ́ eh, eh? náà ni ọ ní ọba ń ta nǹkan ní 100 naira ní òun àtà ní 100 ọwá ọkọ̀ ó lè jẹ́ halali ó sì lè jẹ́ haramu ó lè jẹ́ kíni halali ó sì lè jẹ́ haramu òun ló fi yẹ ká máa mọrú owó tàà ń ṣe nínú ṣẹ̀ríà bí n bá gbé ọjà fún yàn nísìn pẹ̀lú àníyàn pé orí tao orí tao ń gba owó mi ní ọwọ́ yín pé mọ́sá ti gbé iní fún yín eléyìí ń bá ta ní 1000 ẹnu 50 naira tí ń bẹ ládéhùn láàrin èmi àti ẹni ọlọ́jà náà ní fún èyí wọ́n èsẹ́ wọ̀ ń da gbogbo náà ránrùn 50 yóò kù sí yàpò tọba ìpé tí ń bẹ ní àárín wa nù ọ yàtọ̀ fún ẹlọ́ọ̀bá ń ta ẹlọ́ọ̀bá ń ta ẹlọ́ọ̀bá ń ta ń ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo iye tẹ bá tẹ gbọdọ̀ sọ fún mi pé iye tẹ ta nì wàkílù mi lẹ jẹ́ ní pé ah, a kọ́dà kí ní ń gbàtà sì gbé dé ọjà 100 naira lápadà báà ń bá fẹ́ kí n pé ẹ̀bà ń kò gbọ́ 100 mi bá sì fẹ́ kí n gá ah, ẹ̀yìn náà mú 10 ní bẹ́ àbí ẹmú 20 bẹ́ àwa ní ká jẹ́ kí irú òwò ta ṣe kó kíríà gbogbo ẹ̀ ní ọlẹ́rì inú ṣẹ̀ríà bẹ́yàn bá gbé lápẹjú ẹ imam al-bukhari wọ́n hadithu kan ní dẹ́inú az-zubair dẹ́inú az-zubair az-zubair bin al-awam náà radiyallahu ta'ala anhu wọ́n ní jọ tí zubairu kú olówó ni zubairu tí gbogbo madina ma wípé olówó ni zubairu àmọ́ kàyéfì tí wọ́n rí ń jọun ni pé nígbà táwọn èèyàn tún wá ń pé ọjẹmílówó ọjẹmílówó gbèsè tí zubairu tún jẹ ní láńgbèjì tò ní bílíọ̀nsì ni bàbá ìdúlówó tó kí ló tún sún débi gbèsè ni wọ́n padà wá rí dìntọ́fà kí ni dìntọ́fà ni pé lójú ayé zubair ńgbò jólówó táwọn èèyàn mọ̀ olówó olówó kò sì sí báńkì àwọn èèyàn máa fọkàn tán pé a ẹba ń gbé owó ìsọwọ́ mọ̀ fẹ́ travel àbí a ìn tí ìfẹ́ ná owó ìsẹ́mọ̀kẹ́ ní ọba ti ni bọ́bá ni wọ́n mú <laughs> wọ́n ma wá ń bá zùbẹ́rù bẹ́ zùbẹ́rù tó wá jẹ́ olówó ẹgbẹ́ kí ló wọ́n wà wí fún wọn zùbẹ́rù wà tẹ́yàn bá gbé wá tó ní amánátán ẹ̀ndàkà zùbẹ́rù nílá balkọ̀rọ̀dọ̀ balkọ̀rọ̀dọ̀ èmé gba amánà yá ni kí ni tó máa rẹ̀ ìwọ ò tí rí yàtọ̀ rẹ̀ ìyẹn ni pé bí n bá ti gbówó rẹ̀ yé mi ọ́ dá sí bísínẹ́sì ni bí n bá ti gbówó rẹ̀ yìí ẹ̀ dàápọ̀ mọ́ owó tèmi tí ń ṣe ní èrè tí ń bá sì rí mẹ́kọ̀ kan ẹ̀mí mú ní nǹkan mi àmọ́ àǹfààní ti ẹni pé corbon ngbò ti yá mẹ́un kọ bá sọnù in wà fún bẹ́ẹ̀ tó bá jẹ́ àmọ́nà tó bá sọnù tí ìbá sí pé mo sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀lẹ́tọ̀ àti gbàrọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń fi nǹkan síyàn lọ́dọ̀ bí ẹ bá ṣe pé wádìí pé a ah, ibi tí ń fowó tí ẹ̀ sí ọ̀tọ̀ ọwá fowó tèmi sí ibi tó mọ̀ pé wọ́n lè jìn gbé tọ́bá ipé bí tí tọ́jú owó tí ẹ̀ náà lọ tọ́jú tí ẹ̀ náà nínú ṣẹ̀rí ọlọ́run àìgbárọ̀ fẹni tí ń bá yàn sọ àmánà àmẹ́ni tó bá ti mọ̀ ìwọ ló ní ẹnu garanti ni pé gbogbo ọjọ́ tóun bá dé ọ̀dá owó rẹ̀ padà fún so bó ti jẹnu bilmọ̀ná sábá níjẹta wà ń bì kan tá ń discourse masala gbèsè àti sísan gbèsè ara tó dára ń bẹ̀ ni pé ǹjẹ́ yẹn lè san gbèsè kó tó díjọ́ tó lóhun ọ̀sán ǹjẹ́ ni ta fẹ́ san fún lè yarí pé a ah, ọ̀sẹ̀ tí ń bọ̀ mú ní ìgbà so di ẹgbẹ́ mọ́lá Ibrahim gbé ya ya mi ní owó ọ̀kẹ́ ìjọ lẹ́sàn ní parí oṣù ẹ̀tún wá gbà tí ó sì fi di ọ̀nà etí ẹ̀bá tọ́ owó yí ni ó ǹjẹ́ mọ́lá Ibrahim lè gá ẹsẹ̀ ìdí ìparí oṣù ládá kí ni ìdájọ́ ìṣẹ̀rí àmẹ́ àwọn àlfáà ọlọ́run ọ̀sán wọn lẹ́sàn dáadáa gbogbo ẹ̀ ni wọ́n ti yanjú ìtàwọn àfún iṣẹ́ rí àwínrú mọ́ṣálà yìí ni pé al'ajalu haqqun lilmadin al'ajalu haqqun lilmadin falahu an yata lázala anhu ìgbà mọ́ yẹ́ ọdìgbà báyìí ẹ̀tọ́ ta ní ẹ̀tọ́ ẹni ayálówó ni ẹ̀tọ́ ẹni tí ayálówó ni ó sì lè bọ́ ẹ̀tọ́ yìí lẹ̀ nígbàkígbà tí ọba wù so, ó lè pé ẹ̀yà mi lówó dóṣù mẹ́fà ọlọ́run sí bà sí lẹ́yìn oṣù mẹ́ta sálùbáríkà owó yìí ni àmẹ́yàn ọmọ wò pín kí lórí tóun náà nígbà tẹbá mọ́ tí ń ṣẹlẹ̀ láyé lónìí láwọn ọ̀nà báńkì rìbá àwọn wíbẹ̀ páwọn ọ̀gbá ò bọ́bá yáwó nísìn tọ́ wá <laughs> ni ọwárówó nísìn ò lójó di masala àti agbọ́dọ̀ kojú ṣẹ̀ríà wò àwọn alfó ní ṣẹ̀ríà ní al'ajalu hakun lilmadi in ti ń jẹ́ ìgbà níbi ìgbèsè ẹ̀tọ́ ẹni àyà lówó ni wọ́láhú an yẹ tana zala'anu bọ́ bá sì wú o lè ṣe kíni o lè yọ̀ndẹ̀ tọ́ ni ya oṣù mẹ́fà mo rò pé ń torí mo ti rí lẹ́yìn oṣù kan sáàlù báríkà owó yìí ni illa fi halatin wahida àwọn àfáà ní àfi situation kan lo lè sanwó kó tó dìgbà tí àbíkò dó wọ́n ní kíni àwọn alfáà má pèjú ìwà nù tí ràfíkì wọ́n ní bí olówó àtẹni tí ọyáwó lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá jọ wà ń bì kan náà wọ́n jọ wà ń bì kan náà lápèjúwe wọ́n wà nọ ọkọ̀ ojú omi wọ́n jọ rìn ìrìn àjò òun sì ní ọjà tá ń lọ́ra yẹmi olówó àfá Ibrahim lọ ya lówó àwọn kan wá sí ọya ya hands off gangan wá <laughs> ní ẹgbó oyin ẹgbó ní ẹgbó ní tẹbá dé lọ sàn fún gá mo ti rí nísìn <laughs> mo ti rí ohun nísìn àwọn ọ̀wá gbọ́rọ̀ mọ́ kí àwọn àfá sì ní ẹ̀tọ́ mi ni mo lè àwọn àfá aláfilé yìí <laughs> ó fi owó ní sọ́wọ́ o lè san so ọgbẹ̀lẹ̀ yóò jẹ ká ma kí ma àwọn alfa onífikíwò ọlọ́run san wọ́n lẹ́san dáadáa àwọn ọmọ páyọ́ padà dàrú tó báyìí tí wọ́n ti yanjú gbogbo ẹ̀ kalẹ̀ ti wí fún yín in tí wọ́n ń mortgage ní àti gbogbo ń tọ́jọ bẹ́ẹ̀ lónìí táwọn ń dánwò ń bẹ̀nu o lè yáwó kọkàn kò gùrìgìrì wá <laughs> <laughs> ẹ̀ẹ́dí àdóbà iná ọjẹ́ ti lọ ẹ̀ẹ́jẹ́ ńgbà mo ti sọ haditha kan ẹjẹ́ ń sọ̀tàn kékeré kan náà fún yí ọlọ́run jẹ òwúlò pàtàkì jù lọ́rún tàà fà wílẹ̀ kan mọ́ sọ̀rọ̀ kan jẹ́ ẹjọ́ mú ní ara problemu ta ní lónìí o nípa jẹ́nà sí sírọ̀tún nàbí yí sallallahu bákan náà látún jìnà sí kọ́dá àwọn alfa sálàfù tí wọ́n lọ tí ọ̀pẹ́ inú àwọn tó lọ tí ọ̀pẹ́ ọ́ìsẹ̀ pógún ọdún àbí ọdún mọ́kàndínlógún nìsìn ni ni bàbá bombaza àti bàbá albani kan tí mo fẹ́ ran wa rẹ̀ láàrin àwọn bàbá méjèèjì náà mọ́ wá wo bóòlà wá tí bóòlò ń súnnà tí ń bára wọn bó làwọn tí ń bára wọn lò àṣọ̀tán nísìn ìmámù Málìkì ìmámù Ṣáfì o ìmámù Albani ìmámù Ibn Bazi tí èjọ ọdún mélòó lọ èjọgún ọdún ọmọ kéwú bàbá Albani kan ló ṣe ríwáyà tàn náà olóhun wà pẹ̀lú bàbá Albani nínú mọ́tò bàbá máa dráìvù dáadáa Sheikh Albani tó rárá tí mo wínú bẹ́lú mi bá ráfà ńlá kan tí ń wakọ̀ ní ìsìngbà àpé àwọn sì wọ́n dá mọ́tò wá bàbá albani wọ́n ma wakọ̀ fúnra wọn inú táwọn èèyàn wá observe ní pé bàbá ma sá eré bàbá eh, sheik nasul albani wọ́n ma ń sá eré gan ńgbà títí sì dá ọmọ tí ó wà pẹ̀lú wọn ní mọ́tò ayà sheik pé ẹ ń sáré <laughs> ọmọ ìwá ọmọ kí wọn lóhun wáyú fún wọn pé òun wà lọ́dọ̀ bàábùn báàsì ń jọkàn tí bàábùn báàsì ní kíyàn ọmọ sáré nú mọ́tò min ilkohin nafsi ila tahluka bí ìgbà tí yàn ń ara rẹ̀ <laughs> in ìtàlọ́sọ́fẹ́ ní bàábùn bá sí ní pé ah, ààrí fútíyà mẹ́lẹ̀m yóò jẹ́rì fannal kìyàdà ààrí fútíyà mẹ́lẹ̀m yóò jẹ́rì fannal kìyàdà èyí mo ti mọ́ tó jẹ́ bùn bá sí ọ̀sẹ̀ rúfà tí wá báhùn ẹni jẹ́ ọmọkọ̀ wà ní mọ́ ẹsẹ̀ rúfà tí wá báhùn láwọn kí bàbó sì lè mọ́kọ̀ wà lóòtọ́ bàbó òrìnà bàbùn bá sí òrìnà rahimahumallah kí ni wọ́n rò sí kí lọ́lọ́ wí fún wọn pé kódò búyín ó ní ẹ̀ mọ́kọ̀ wà kódà ń fi yí sí ẹ̀yẹ́ pé ńgbàtẹ́ ìrìnà lẹ́sẹ̀ wakọ̀ ọmọ ìlú wá fún Sheikh Albani pé ankúlùhù ilẹ̀ ṣe kọ́lọ̀ nkúlù ilẹ̀ pé ìmọ̀ sọ fún Sheikh lọ sọ fún <laughs> torúpọ̀ mọ̀ pé ẹ̀mí àwọn ọwà sọ́fí ọmọ pé mi mọ́ ibi tí ń lọ́nu ẹ̀mí mọ́ wa mọ́ lónìí wallahi akànlá ń ṣe súnnà ni àwọn súnnà gidi gan à ń gbé tí ọmọ ìpadà wá rìpọ́tù pé lẹ́yìn ìgbà díẹ̀ tó ń padà rí bàbùnbá òun sì bóhun ṣe sàdéhùn òun sì wí fún bàbùnbá sì bẹ́ẹ̀ bó bá sàwà lónìí kí ni reaction jẹ pé tó wí <laughs> àbí bóò ní wọnú ó ṣe tẹ fún ọmọ yìí ní ìgbà tó ń wí fún bàbùnbá sì fọ́dọ́hìkà ìlọ <laughs> bàbú bá sí náà bá bú ẹ̀rin irú ẹ̀rin tí bàbá bá ní ìrìn náà ni lẹ́sẹ̀kẹsẹ̀ inú tọ́lọ̀mbùn bàbú bá sí rahimahullah ni pé wọ́n èé wá èsì jìnà minú mẹ́za sheikh abdulaziz bin baz kọ́lá mẹ́ sọ fún pé هذه فتوى من لم يجرب دفع الديه <laughs> sọ fún pé irú fátíwá tó se wọn ò sọ mẹ́jí máa se rú ẹ̀ ẹni tí ọ̀sán díyàrí <laughs> bọ́bá ẹkó ti san díyàrí ni wà ń tàhàl amur ọ̀rọ̀ táwọ̀ sọ di a ma wá lọ wá kí ló wí ń bí kéṣẹ́ẹ̀tì yìí kí ló wí ń bí bọ́yá tí wọ́n fẹ́ àwà ní bá wí báwọn ti gbáyé tó fi rọrùn nù aláì àwọn tí ó jìnà kò tí ìtógún ọdún táwọn bàbá méjèèjì lọ torí náà eh, àfá tó bèèrè bèèrè ọlọ́run san lẹ́sàn dáadáa tí ó gbò wà náà kò sí nínú súnà nẹ́bí ó gbò ọ̀pọ̀lọpọ̀ tí ó ń súnà ń se lónìí o ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìbínú hásàdù ìkórira kò sí inú súnà anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam inú súnà anẹ́bì ni kẹ́mì ọmọ kọ́dà kíyàn ọmọ gbéyàn sí mahmalun hasan já ah, dáadáa náà ló gbèrò kò fẹ́ bú mi kò fẹ́ ṣe lámọ́yìn